الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه <clears throat> ومن تبعه بإحسان إلى يوم الدين أتقول الله سبحانه وتعالى أترى لكم كاتي قفون النبي ومحمد صلى الله عليه وآله وسلم مسألة يا فبرني أنا إن شاء الله náà ni pé ṣíkẹ́ ìmọ̀lò alkọ́ọ̀lù àti bí àwọn nǹkan mí tí ó lókè kí n ṣe almogọ́díyà tí ó kí n ṣe kó mọ́ ń fún ara ní okun kí n ṣe kó mọ́ ń fún ara ní okun àti agbára ǹjẹ́ kí ẹmọ lò àwọn nǹkan báyìí ǹjẹ́ ó tọ́ nínú fún tó bá ń gbáwẹ̀ ká tó lọ sí ìbẹ̀yẹ̀ ó ní masala alkohol ní bí a bí tèrò ìtẹ̀ ma ń lè sójú àbí ẹ̀bẹ̀ lọ tí pé yóò kan ojú <clears throat> àbáwọn nǹkan mìíràn àbí bí àwọn bí drops àbáwọn nǹkan tó sì pé bí a bí omi náà ní tẹ́yàn gbà sára but kò kí ń ṣe mọ̀gọ́díà kí ń ṣe kó mọ́ ń fún ara ní okun àti agbára <clears throat> so kí ń lo nǹkan báyìí kọ́ wọ́n ní kí ni afẹ́sọ̀ ìdájọ́ rẹ̀ but ká tó lọ olóòrùn kan tí a ti sọ kalẹ̀ tẹ́lẹ̀ tàà ti parí possibly bí ọgbọ̀n ìdíkà lákàmọ́gbọ́ ilé ni insha Allah bọ̀táyì bá wà ámù ọ̀rọ̀ títí kọ́ọ̀lì iná wọlé bọ́ ọ̀rọ̀ tásọ tààtì ìyẹnjú náà ni wípé ok kí àtọ́jáde lára ọmọ ọkùnrin nínú ọ̀sán Ramadan kí láwọn áújù tó wà ń bẹ̀ ìgbà tí wọ́n kọ́ sọ tẹ́lẹ̀ mi ò lẹ́mú jẹ zámẹ̀ pẹ̀lú wájú kan but ìyẹn yóò àṣàrọ̀ sí pé ọ̀rọ̀ yẹn kọ́ amúrù yẹn kọ́ amúrù mukhtalafun fihi ọ̀rọ̀ tó ṣe pé ìfàǹfà wáyé ń bẹ̀ láàrin àwọn àfọ́ ní mímá so ibi ìkínà pé àwọn tààlìkọ́ Sheikh Hasan al-Iraqi al-Mardawi hafidhahullahu ta'ala kanúnù àfá Iraq láyé tàwàyí ní kọ́lọ̀kọ́ bá wa sọ lórí dáadáa wọ́n mú wá nínú tààlìkì tí wọ́n táwọn ṣe lórí Bulughul Maram wọ́n mú àwọn ọ̀rọ̀ kan bẹ́ wọ́n mú àwọn kan tó ṣe pé ó mọ́ ń bá àwẹ̀ jẹ́ mújímọ̀ wà ní ìhàn anẹ́dẹ̀ ti sọ tẹ́lẹ̀ oní ọ̀nà kíyàn jẹun kíyàn mu àbí kíyàn súnmọ́ obìnrin jìmáà alìjìmáà kíyàn súnmọ́ obìnrin kíyàn ní sexual intercourse pẹ̀lú obìnrin ilé kò sí kódà automatically àwẹ̀ ti bàjẹ́ náà adẹ́ ti sọ ìtàn tó bá jẹun tó bá mu kọ̀dọ́wù ló wà kò si kàfàrọ̀ èyàn tó jẹ lọ́sàn àwẹ̀ pé ah o ti dáwọn kàfàrà ah àwẹ̀ sísì ló gbà rárá àwẹ̀ yọ̀kan ní ó gbà pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó ní agbára tí ò bá túbá kó ń bẹ́ẹ̀ ó lè pàdé ìbínú ọlọ́ọ̀bá ń bẹ́ asọ̀ ń bẹ́ in tó wá fọ́nì jù ní pé èyàn tó bá mọ̀mọ̀ jẹ lọ́sàn àwẹ̀ tó rí in tó kó wà lọ jẹun pa àtọ́ ah, eh, àwọn tèmi ti bàjẹ́ lè nìna kí ma jẹun lọ níbo wí ń jẹwúrẹ̀ lọ o gbọ́dọ̀ jẹun tí lè fi súnjọ yẹn o sì ní ládáwẹ̀ yẹn pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó lágbára tó wà lọ́wọ́ rẹ tó bá túbá lọ sọ́dọ̀ ọlọ́ọ̀bá tawbatan nasuhan ọlọ́run madúwìyà tó jẹ lọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala torí ìfojú kéré ọlọ́run ọba lélẹ̀ ìfẹ́ ma fojú kéré ọlọ́run tá mọ́ ẹni kí ni wà sí fún wa kí yẹn fẹ́ ma kí yẹn mọ́ pàwọn ṣàáyí ọlọ́ọ̀bá lé lọ́sẹ̀ Ramadan ìyẹn bọ́ jẹ́ bó sì gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà ní kíyàn mú ó wà rí kíyàn súnmọ́bìnrin òun ló wà tíráti kàfàárọ̀ tasọ yẹn ẹ́ alìíndaka ọ̀rùnukún tàtíkù ha láà àkọ́kọ́ ni pé alìítakù ni tó bá lẹ́rú ó rìlíze ẹrú tó bá ní ó bọ́ sí ìpele tó tẹ̀lé ìpele tó tẹ̀lé òun náà ni ṣàhàrọ̀ yìí متتابعين شهرين متتابعين tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wà lọ́dọ̀ àfáàdì ibi ṣàrí ní ẹ̀kan tó àpíwọ̀ tó ti dárin kàfàrọ̀ kalẹ̀ bó sì gbá ní pé fẹ̀kan jẹ́ kí ṣe ìrìtìbáru al'ahìlá bẹ̀rẹ̀ láti takibiyya jùmọ́dà al'ula lọ fẹ́ bẹ̀rẹ̀ 29 ni bẹ̀rẹ̀ láti 29 days ni takibiyya 39 ni takibiyya jùmọ́dà al'akhir so because ó bá bẹ̀rẹ̀ ní any other time kíkà wọn lè fẹ́ dàrú mọ́ lójú ó yé báyìí àbí tó bẹ̀rẹ̀ bí i 15 àbí 18 oṣù ilé wa ló jẹ́ 29 so ó padà dé láti gba 60 but ó lè gba 58 ó sì lè gba 58 so ilé ìfẹ́ tó bá ṣe jìmáà ní àbí tó bá ní ó ṣe ìtọ́ miskina tó ń ti bá wọn fà sálàyé wallahi shari'atul islam shari'atul islamiyya shari'atun sabha ilé ìlọ àwọn àfáà mi sọ pé gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ni alkinagbe annifa alhaid wa nifas àmì ìtò orin lẹ́jù náà ni pé annifas wà ti alhaid tẹ́lẹ̀ náà oun ti ẹ̀tí oun ti mana mani'un asili ni mani'un asili yun a ni siyam kẹsẹ̀kọ́ wà náà mọ̀ sídá o lè gbàwẹ̀ àwọn afákàwọn káùntì mọ̀ ní táwọn sọ ní pé o ń gbàwẹ̀ lọ bá yóò nífà kìní kankan dé ní àìdúkàn dé ní àwẹ̀ ń ti lọ bá ń tẹ́ o lè báyìí àbí yóò ṣe kọ̀dọ́wù rẹ̀ kùdẹ̀ ní ṣe kọ̀dọ́wù àsọ̀lá àwọn ló ibi jáde muta'ammida ọ̀rọ̀ wà ń bẹ àwọn kọlọ́bà jẹ́ àwọn kan ní ọbàwẹ̀ jẹ́ so iktihal kíyàn lo eh, tero alfukna walqatratu fil anfi awla'in alijama àwọn ogun tó máa ń tọ́sójú àwọn kan bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ because àwọn afágbà ipé gbọ́dẹ̀ sí máa ṣẹlẹ̀ ní ẹ tó bá tọ́ nǹkan sójú gbogbo ẹ já síra wọn ó já sọ́nà fún já sí gbogbo ẹ̀ já sí ti gbogbo ẹ̀ kí wọ́n tó fi mọ́ títí kọ́ọ̀lù tafẹ́ tún náà lẹ́yìn ilé náà so ìjámà náà sọ̀lọ̀ ìjámà náà fẹ́ èyí tó kùtà àti wọ́n mẹ́nubà náà ni ẹ̀yìnzálù lè mẹ́ni ibi ṣáwà kíyàn kí àtọ́jáde lára ọmọkùnrin tí ó bá sí bìdó ní ṣáwà so ok minbabi fa'ida minbabi fa'ida ẹ̀yìn kẹsàrí kalẹ̀ kí tó bá sí masalawa ó ní pẹ́ta kí ẹ mọ́ mọ́ bì lọ́sàn ذهب الجمهور على الإفطار بتعمد القيء ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àfáà lọ sí wípé ìwọ tó bá ti máa bí àwẹ̀rẹ̀ ti já واحتج بحديث أبي هريرة أن النبي صلى الله عليه وسلم قال من ذرعه القيء فلا قضاء عليه èyàn tí ibi bá gbé ànẹ́bì sọ bẹ́ẹ̀ pé èyàn tí ibi bá gbé lọ́sàn àwẹ̀ kò sí kò ní tí ó

ó fi nǹkan sí mú ó wájá sí lọ́fún ó mọ̀ mọ́dẹ̀ ní àwẹ̀ rẹ̀ ti bàjẹ́ bali fil istinshaq illa an takuna sa'ima ma istinshaq tẹ bá fọ́gùn sí mú ẹ ma ṣe istinshaq dada istinshaq ní kíyàn fọ́gùn sí mú fọ́gùn sí mú tó bá jẹ́ sálùwàlá àmọ́ mọ́ jẹ́ kó pọ̀jù tó bá sí kó ń gbá rẹ̀ because tó mẹ́mọ́ lè bá sí kí ni ọ mọ́ lè bá kan sí ọ ní ọ̀nà ọ̀fún so naam wọ́n ni وهذه المفطرات وهي مفسدات الصوم لا تفسد إلا بشرط بشرط ثلاثة وهي شرع وكتال من باو جاي كيكين باو جاو àyàfi pẹ̀lú nǹkan mẹ́ta العلم والتذكر والقصد àkọ́kọ́ ó mọ̀ pé kíní ìbáwẹ̀ jẹ́ ẹ̀kejì ó sì rántí ẹ̀kẹta ó mọ̀mọ̀ ní àwẹ̀ ti bà jẹ́ pẹ̀lú ìkan nínú àmẹ́tẹta yìí ẹ̀hẹ́ mas'ala tó wá ní inzalul mani bi shahwa natijata mubasharatin mubasharati zawja aw muda'abatiha bi ghayri jima' kí nǹkan jáde lára ọmọ ọkùnrin pẹ̀lú ṣáhàwà pẹ̀lú ṣáhàwà ó ilé ìwà jẹ́ látara pé èyàn ń fọwọ́ kan obìnrin ni àbíyàn bá ṣeré ni àbíyàn kaba ẹ̀ṣá bọ̀ kìkín sí pé èyàn ṣe jìmá wa hiya min al-umur al-mukhtalaf fiha bayna al-ulama hal tulhaqu bil-umur aw tulhaqu bil-umur allati la tufsidu sawm am tulhaqu bil-umur allati tufsiduhu ọ̀rọ̀ wá wà pé ṣé a lè mọ̀ àwọn nǹkan tí ma ń bà wẹ̀ jẹ́ ni àbáwọn nǹkan tí ò bá jẹ́ sawa'un nazala al-maniyyu an tariqin mubah ka mudahabati ar-rajuli li zawjatihi kò bá jẹ́ pé ọ̀rọ̀ yìí jáde látara ipé mudahaba mubah bí kalam an-nazar ilayha àbíyàn kan wo obìnrin àbíyàn kan bá sọ̀rọ̀ obìnrin mẹ́wàá bẹ́ tí ó kìyàn bá nǹkan sì máa ṣèyàn àwọn anzala bi tawriki muhabram sẹ́rí dédé ní ẹ̀pá sọ tẹ́lẹ̀ náà pé dédé ni kò bá jẹ́ pọ́nà mọ̀bá ìyàwó rẹ̀ ló ń wò ní gbájúmọ́ ní nǹkan wá sí ọ ìyàwó rẹ̀ ló fọwọ́kàn ní nǹkan sí ọ àbọ́nà àrámù náà ni ó gbà ṣẹlẹ̀ kalistimna gẹ́gẹ́ bí masturbation awi nadhar ila nisa ila ajnabiyat àbí yẹn wọ àwọn obìnrin olóbìnrin sáwò wọn wọn wọn títí tí nǹkan padà sí ilé ayé rẹ̀ an aisha radiyallahu anha anna rasulullah sallallahu alaihi wasallam kana yuqabbilu wa wasa'ib àti hadithi tẹ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam a máa kisa àwọn obìnrin tí bá ń gbára lọ́wọ́ wa kana amlakum li irbihi anabi sì ló lágbára jù láti gbára láti kóra dúó wa annahu kana yubashiru wa huwa sa'ib kódà anabi ma ń fọwọ́ kan wọn yàwó rẹ̀ dáadáa nígbà tí kí ni o ti ń gbára lọ́wọ́ mú rẹ̀ ṣàlàyé fún wa tẹ́lẹ̀ pé àìmọ̀kàmọ̀ká ma ń léyàn ibi tí ó yẹ kó léyàn sí lè pé èyí lè máa jádàlà bẹ̀rẹ̀ bá pé àà ọkọ̀ ìgbà àwọn ọkọ̀ tó bá lè fọwọ́ kan obìnrin báyìí hmm, àwẹ̀rẹ̀ ti jẹun àfẹ́ lọ jẹun ẹlọ jẹun àwẹ̀rẹ̀ ti já kó lọ jẹun bó àwẹ̀rẹ̀ ò já o rẹ̀ ikú bá ṣàrọ̀ àbólàmà àbó fọwọ́ kan obìnrin kò jáwẹ̀ hmm, náà ìyàwó rẹ̀ ni nínú àwọn in tó tàkà lórí gbé dínú islami dínú dínú samah alhanafiya tó samha yẹ̀sì tó gbé ẹ̀sìn yóò padà wá lè lẹ́bàá kẹsì fẹ́ píkì ọ̀gẹ̀ pẹ́sì tó lé ẹwọ jésù náà wà lè báyìí kò lé dìmọ́ bó bá ṣe gbọ́ ọ̀rọ̀ lọ́tọ̀ wà nẹ́bì yẹsí dìmọ́ bó sì mọ́mọ́ bẹ́sì ṣe ìsì sórí tó bá mọ́ nǹkan rẹ̀ sí náà fún sọ pé oòrùn onímímà ó fẹ́ dájú ìjọsìn aláìmọ̀kan lọ ṣe ó ní mímọ̀ tí bá ń sùn ó kàn rest bóyá ohun in ṣiṣẹ́ ìmọ̀ká lọ́wọ́ ni ààrẹ wá wíkọ wá rest láti gé ní agbára láti continue iṣẹ́ ìmọ̀ yẹn àmọ́ láìmọ̀kan kàn máa ṣe bádà lọ hàn àwọn nǹkan tí ó tó nǹkan tí ó rẹ kí ha kíníkankíníkan àìmọ̀kan eh, mo sàrá lẹ́ẹ̀kan àbí mo sì gbàgbé sí mo sàrá àbí sàrá mo sì gbàgbé ó tún sàrá ẹmọ̀ ó mọ̀ wà extra careful bá tí ò nímọ̀ tí ó mọ̀ fi ṣe dọ̀wà bí tu nǹkan nǹkan míì tí ò ti dé level kan òun ti gbé síbẹ̀ ṣe mọ̀kan ló fa ẹnìkan tó wá ṣe fatuwa wá gba fatuwa wọ́n ti pààyẹ 99 wọ́n wá wá fatuwa káàkiri afẹ́ẹ̀dá kan ṣe fatuwa fún mi mo pààyẹ ah ọlọ́run ò lè foríjì magana ya ń so kó fẹ́ kan pé 100 àìmọ̀kan ni ẹmọ̀ àwọn àìmọ̀kan àwọn wọ́rọ̀ àìmọ̀kan pé eh wọ́n lọ́wọ́ lè fún kíjọ tọ́ tọ́ àfá bó bá ṣe nímọ̀ sí bẹ́ẹ̀ ló sì máa mọ̀ yóò ṣúrù easiness bí Islam ṣe easy kódà tó bá ikú bí o mọ̀ kọwàá gbá Islam easy ó pọ̀ Islam easy tó ń sọ àìfẹ́ kan sí ní ẹ̀yìn ìmọ̀lẹ̀ ẹmọ fún pé Islam ṣe kí ni o easy pá àwọn kí ní gan àà no àwọn nǹkan tó le gangan ó ti mọ̀ pé àwọn lè yìí ní tó le ni àwọn lè ti rẹ̀ ó sì ní àwọn kan mi now so almaksudu ni mubasharo ma lọ sí mubasharo ìgbọ́yìn bí i mubasharo ni pé ànábì ma ń bá wọn ṣeré kí n sí pé jima ah kí n sí pé kí ni o jima aha qala shaykh Abdul Muhsin al-Abbad hafidhahullah qawluha amlaku li irbihi ọ̀rọ̀ ipe òun ni ọwà amlak bil irbihi fihi isharatun ila anna al-insana alladhi la yamliku irbahu wa huwa alladhi yahsul minhu inzalu بسبب التكبير أو اللمس الذي هو المباشرة فليس له أن يفعل ذلك ìtumẹ̀ ní pé èyàn tó wà amlak lè irbi èyàn tí ó wà amlak lè irbi hì òun lè tó ṣe pé èyàn tí ó lágbára láti kọ́ rájú òun lè tó ṣe pé kò gbọ́dọ̀ fọ́kòbìnrin ni kò gbọ́dọ̀ ọgbọ́bìnrin báyìí wàhálà òdé bá ni wa idha kana ya'lamu min nafsihi la yu'athiru dhalika alayhi fala ba'sa biha ìwọ́n tó bá mọ̀ pé kó lákò sí tó lè ṣe wọ́n tí pẹ̀lú ìsúnmọ́ obìnrin lọ́wọ́ ní ṣẹ́lùsúnà àbìdáwó títí abdulmahsan apat èyí ó rọrọ ìbẹ̀ náà wọ́n ni qawluha wa yubashiru wa sa'ib al-maqsud bi dhalika al-lams wa yani an tamassa al-basharatu bil-bashar ìtumọ̀ yubashiru ní pé karamakara fa hadha yuqalu lahu al-mubashara fa dhaba akthar akthar al àwọn àfáwàpọ̀ àwọn ní pé ó báwẹ̀ jẹ́ tí wọ́n ورجح ذلك من العلماء المعاصرين الشيخ ابن باز رحمه الله والعثيمين احتجاجا بقوله àwọn àfáà àsìkò yìí àwọn mí sọ pé ó báwẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ibn Baz àti ibn Uthaymin kí ni dí nítorí àdíkì pé wàyádàrú wàyádà ish shahawatahu àdíkì pé àṣìmọ́tí ni yóò gbé ṣáwà jùlẹ̀ inú àdíkì tán yóò gbé wọ́n ti ní ó gbójúlẹ̀ oye báyìí àbí so bó ṣe ń dí fún ọkùnrin ó ní gbádùkọ tó ń derive látara bẹ̀ ah so a ṣe pé ò gbé ṣàhàwátà wúrẹ́ lẹ́nu nínú àwẹ̀ àwọn mú àdíṣe lè pé ara o àwẹ̀ ti bàjẹ́ tó bá lè fún ọkùnrin wa dhahaba ba'du al-ulama ila anna ash-shahwata al-maqsud biha huna kìí ṣe pọ́wà ìyí tíra ẹ́pín táwọn lórí ọ̀rọ̀ jáhàlì ètò hàn jù náà ni pé wàyádà ṣàhàwátà húyẹ ai jimani bí kó sì bá ṣe jimani èyàn lè tàn pé ìyàwó Àìṣà sọ pé annabi ma ń fọwọ́ kàwọn nígbàtí bá ń gbàrà lọ́wọ́ mù bá ṣàrọ̀ mẹ́un ai ma ma wa so ibá so bọ̀wọ̀n kí ń ṣe jìmá ìtú ẹgbẹ́ ṣáwà tán sọ mí kọ́ aljìmá wà yẹ́dà ṣáwàtà wà áyé aljìmá kò ní ẹ̀yìn yóò gbé ṣáwà rẹ̀lẹ̀ ẹbá yàbí aha na because in reality ìyẹ́ gangangangangangangangan ni ṣáwà gangan kò yí mọ̀ fa àìjẹ́ bẹ́ ìwòbìnrin lásánú àwẹ̀ báyìí àwẹ̀ bàjẹ́ náà bẹ́ẹ̀ni tí ìbà lè ń sí ìyàwó rẹ̀ tí ìbà ń so obìnrin rẹ̀ tó bá wò kò sí kíní kan wà tí ó sì ọ̀tọ̀ bá rí ó ní fílì kan tó fi ìdọ̀bá róbìnrin lóbìnrin àìpàrọ̀ rẹ̀ bà jẹ́ ní wọ̀nyẹ́dá ṣàwọ́tàwò ó gbé ṣàwà rẹ̀ lẹ́nu ó yà máa lùgọ́bùn <laughs> máwò ẹni àwọn ará èkó ọmọ ní pé ọmọ ní ọlọ́ni báwẹ̀ àwọn ará èkó ìlọrin gánfà tọ́lọ̀ máa ń ṣe pẹ̀lú kó kó tọ́lọ̀ máa ṣe tọ́lọ̀ bẹ̀ẹ́ kí ẹ máa rìn lọ́sọ́nà ní gbogbo ní ẹ̀mà ni o ọkọ́ mọ́ lọ sáwọn ọ̀nàbí tó dáwọn káwọn tó pé danger zone láwọn ìyẹn lọ bẹ̀ lọ́sàn o lè fàwẹ̀ o tó fàwẹ̀ rẹ takáìtì tó fàkàkì àbíkò fàwẹ̀ rẹ kọ́lé adúdú kò sí tó lè fi sí bẹ́ <laughs> wallahu al-musta'an al ti ẹ̀yìn náà ti mọ́ gbọ́ wípé ṣáwà tí wọ́n mi gbé ṣẹ́kẹ̀ obìnrin ṣáwà ó ní ṣáwà ní àbí eh asẹ́pọ̀ láwẹ̀ náà a ní rárá nítorí kò sí wọ́n fẹ́ se kò sí se ṣe fẹ́ ṣe láyé tó ní ọgbóbìnrin tó jẹ́ àjìnàbí kí ní ẹ̀tí báyà bí na ẹ̀yàmà wọn kábáyà tó ti páwọn yẹn náà ìyẹn máa ń kọ̀ lálà níbi ládá àwẹ̀ ó lè padà jẹ gbogbo àwẹ̀ rẹ̀ tán débi pé ládá tí wọ́n ní ní ìrọ̀lẹ́ jọun tó bá ti sínú ó sì mú mi bẹ́ẹ̀ni ládá tí wọ́n ní ti ẹ̀nà ó ti dágbẹ̀ mìíràn orílẹ̀ owó orítàn owó orílẹ̀ owó orítàn owó wọ́wọ́wọ́wọ́wọ́wọ́wọ́wọ́ dáadáa ó gbẹ̀ ó ń lọ ó ń lọ gbàtíwà fífẹ́ gbogbo àwẹjọ́ ẹ̀sẹ̀ kí ni o ó ti lọ lẹ́pẹ́ ní yamal kiyama ọ̀pọ̀lọpọ̀ ó ti sì jọ́sìn wọ́n ti dùn pé ìjọ́sìn pọ̀ wájú wa wọ́n dé yamal kiyama báyìí wọ́n ní bá kankan bẹ́ wọ́n ní bá anything bẹ́ bí ẹ̀ tó ti ń ṣe gíbà náà sàn Ramadan ó ti Ramadan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà Ramadan kò sí yamul kiyama wọ́lá ẹwà ẹwà dìtà níbi na sallasara àwọn àwọn múnú sí orí wà kọ̀dí ṣata ma haza o ti bóòlì jọkan pàtàbà haza o se gíbẹ̀ ní jọkan wà kọ́zafa haza o lè kó sí náà bí jọkan kíníkà kíníkà oníkàlùkù àmọ́ bùtẹ̀ bú bú àwọn kí ni mọ̀ gbàgbé kíyàn tún ronú lẹ́ẹ̀mejì ní ìbàfẹ́ máa sàwọn kan ní pé wo mọ́jẹ̀wá fi fipá ẹwòrú àwẹ̀ àwọ̀ táìmùta wà yìí ẹwò múlẹ́ sí mú gẹ̀ gbàtí wà fi dìbí ọwọ́ tírì báyìí èyàn ti fẹ́ kọ̀ndẹ̀bù tẹ́yẹn kó wá jẹ́ dúrú yà yìí kó padà túnmọ̀ ààrẹ sàn rẹ̀ yàmà kìyàmà ogóléwu àóléwu ẹ̀dàkùn náà ẹmà wo

bí ṣáwà gbogbo tí bá ti jẹ́ ṣáwà ẹ́ ìgbàmísì ni wọ́n ma ń lò fún jìmá nìkan bẹ́ẹ̀ ni kama annal mubasharo fi al'aya ghayru ma annal mubasharo fi al'adif gẹ́gbẹ́ yake mubasharo ẹ́ wala tubashiruhunna wa antum akifuna fil masajid mubasharo tan son bi ẹ́ ipe mubasharo tan son bi kí ṣe pé káàna yìí bá ṣírù náà mubashara méjì àbí mubashara tán sọnù bí jima'u ni nínú àyà Kùránì yìí wala tubashiruhunna ay ẹ má bá wọn sí jima'a tó bá ti wà ní táìmù i'tikaf mubashara ilé kejì tán sọ bí kí ni mubashara ni mubashara yìí bá ṣírù náà ay ó ma ń bá wa ṣeré ma ń láàbàwà ó ma ń dáàbàwà ó ma ma ń bá wọn ìyàwó rẹ̀ sallallahu alaihi wasallam wadda fi yin lati wà kánà amlakum li irbihi na ní falmubashar maksud biya na wa annahu kan na wani faqad dalla dalil filkita wa suna ala anna al jima' mufsidu saw mufsidun lissau a da tirari pé jima'u man ba waje wa tuhmalu al mubasharatu fi hadith aisha radiyallahu anha bima dun al jima' wa hadha jaa bihi musawwaru bi ba'd al riwayat في حديث عائشة فلما سئلت رضي الله عنها ما يحل لرجل من امرأته صائما قالت كل شيء إلا الجماع حديث متواو تتوا كلير نانتي عبد الرزاق امواني من مصنف جبنا وده كنا في الألباني صحار ibi sísílátù l'àdíkì sàhíhá so wọ́n ní pé wọ́n bèèrè lọ́wọ́ yàwáíṣà yàwáíṣà kí lọkùnrin lè gbà lára ìyàwó rẹ̀ ní kí ló lè rẹ̀ ìyàwó Aisha ni kullu shay'in illa al-jima' kullu shay'in kullu min alfáàrí lòmọ́wọ̀n òkùsẹ́ tọ́ọ̀tì mọ́ tọ́ọ̀tì kullu ovẹ́rí sí nǹkan náà kullu shay'in illa al-jima' gbogbo nǹkan tó kùn gbàmọ́ gbàlára obìnrin àyàfi jìmá ń lànà fi lọ sí bí pé tí bá ń gbà nǹkan míì lọ́wọ́ lára rẹ̀ ń kọ́ tí nǹkan bá ṣe ń kọ́ ṣe masala yẹn ti clear báyìí àrí à kullu shay'in illa al-jima' shay'in tí ń gbà lọ́wọ́ nǹkan wá ṣe so in táwọn sọ pé kò lè bàwẹ̀ jẹ́ tí ó bá ti wá bàwẹ̀ jẹ́ kò lè dé lẹ́gbò yìí tí nítorí àwọn kan ní pé kàfàrọ̀ ni o àbẹ́ ni o kàfàrọ̀ ni o àwẹ̀ 60 ló san o oye báyìí àbí ẹjẹ́ ká túnmọ̀ wo wọ́n ni láàkínà hal inzalul mani bi shawa dákìlùn dimna umumil hadith náà in tó kù ní pé ṣe inzalu yẹn masala tó tó wà báyìí ni pé inzalu kí ìkẹ jáde lára obìnrin lára ọkùnrin yẹn àbí lára obìnrin náà ìmọ́jáde lára obìnrin náà bẹ́ẹ̀ ni so kó sínú sínú àwọn làwázìmù kúlù ṣe yìí ni àbí ó kó sínú kúlù ṣe yìí ni am hunaka mukhassisun li hadha al-umum àbí kí ní kan wà tó ti kọ̀sọ́sọ̀ umum yìí wa hal inzalu al-mani bi shahawatin yulhaqu al-jima' kí inzalu wá ṣẹlẹ̀ yẹn sí jima wù lápò ní ojú pọ̀nà pé àwẹ́ bàjẹ́ ó ìsẹ́ ìtẹ́ràn ní ẹni pé ṣàwẹ́lù tàbí àbáwọn kẹta kàkalẹ̀ ṣe ìzálùmọ̀ ní yìí náà ṣe èyí ó lẹ mọ́ jìmáwù náà ní bá bí pé àwọ̀rẹ́ bàjẹ́ ó dẹ̀ tó sán ṣàrọ́ ní mutatabi ayi àbóṣe ìtàm àbákọ́kọ́ al'itk tayyib a ni ba àdísì bó ṣe wáyò bẹ́lẹ̀ ṣe wáyò á ìfítọ́ka sí ni mahallu shihadi ni ìṣìṣáhàdà ìlàmá hada mahallu shihadi ìlàmá faminhum man alhaqahu bil jima' fi hukm ibtali siyam duna al kaffara because àwọn pé alóòtọ́ alẹ́mọ́ jima báhùn náà pẹ̀lú àwọn àlàyé wa minhum man alhaqahu bihi ma alkafara àwọn kan ní kàfàrọ̀ ó jẹ́ lè mọ́ kàfàrọ̀ náà ni ìgbádùn tó gbá <laughs> níbi àkọ́kọ́ òun náà lọ ń gbá níbi ẹ̀kejì wa minhum man lam yulhiqu bihi àmì ò tẹ́ẹ̀sẹ̀ ilẹ̀ àpọ̀ rárá ti wá láàmìn haitu ni ìfàrọ̀ láàmìn haitu kò sí kàfàrọ̀ kò sí kẹ́kẹ́ tó ṣe tó ẹfẹ́wọ̀n gbà kókó sínú kúlù ṣe yìí ni tó bá sàti ṣe jìmá jìmá sì ní o ní pé kí ìjìmá al-khitaanayn ni idha jtama al-khitaanu bil-khitaani aw idha walaga àfáà ní pé tí wùlúgù bá ti ṣẹlẹ̀ ṣẹ́rí tí tí nǹkan ọmọkùnrin tó bá ti tán sáàrùbìnrin pim jìmá kó dẹ̀ kò bá mọ́ ṣe ìzàlẹ̀ ẹtìtì ṣúgbọ́n báyà jìmá ò lẹ́gbẹ̀ yìí tó bá ti lè wọ́ kó dẹ̀ kó mọ́ sí kí ni ìzàl wàláì kàfàrọ̀ bẹ̀rẹ̀ fún ọ̀nà ẹ kò wá sí ìzàlù ara jìmá ni a ṣe pé ń tán pè anzala am lam yunzil nǹkan ni nǹkan ò ṣe ni jima'u làwọn gbẹ̀yìn jù nínú istilahu shari kíwì ẹyẹ àbí tọ́yìb but a sì pé ìjìmáwù lè ṣẹlẹ̀ kọ́ mọ́ sí ìzàlù rẹ̀ mẹ́rin si ìzàlù sì lè ṣẹlẹ̀ kọ́ mọ́ sí jìmá àwọn wájú yẹn lè yóò mọ́ sí kíni wọn lè yóò mójútó ẹ̀yẹ́wọ̀n kan tí wà náà kọ̀lá ọ̀rẹ́ ìrùwá hìdínà ìrìnàmá mas'alata lè ṣe láfi ìdálik ẹjáwọn tí ibn al-mulakin ibn al-nahwi tí wọ́n sọ wọ́n ni wàhtálà fó ìdábáṣarọ́ au jama'a dunal faraj fa'amna wọ́n ni àwọn àfáwà pín ẹnu èwo ló save jù wal abra lil dhimma èwo ló save jù mẹ́rin tó save jù wọ́n ní fàkọ́lá Abu Hanifa wọ́n ní ok tíyàn bá bá ṣàrọ̀ Abu Jama àmọ́ kò sí nǹkan òjáde lára rẹ̀ afọ̀n fa'amna mẹ́ni yíwá jáde lára rẹ̀ fàkọ́lá Abu Hanifa wa Thawri wa Shafi'i Abu Hanifa Thawri àti Shafi'i eh láwọn àfóní fík àwọn ní yẹ́jìbò alayhi al-qada'u faqat in tí ó ṣe náà ní kí ni al-qada'u nìkan li anna al-kaffarata innama tajibu indahum bil-jima' because kàfàrọ̀ jìmáwù nìkan ni ma ń gbé kàfàrọ̀ wa èyí tí tí ń sọ rán dáradára ọ̀rẹ̀ kìí nìkan kò sí ní tágbé kàfàrà kò sí kìí nìkan tó sáà rí jagbajagba láwẹ̀ tó kọjá hùn kò sí anybody tí ó fún yín ní concern because èyàn kí èyàn kí èyàn kí ń fojú kéré àwọn kìdí yìí kí a ma ní pé ẹ̀rù ní ìlóúnjẹ yẹn 60 ṣe ìwọ wá gbọ́n tó ṣẹ̀ríà ni so gbọ́n tó ṣẹ̀ríà ni so oúnjẹ yẹn 60 nìkan ló wà ń bẹ̀ ni àbẹ́sẹ̀ tó lágbára tó wà nínú rẹ̀ ẹ̀rù nípa ti dá ní yẹn 60 gan kalẹ̀ ọ̀rẹ́ jì gan kó wá lọ ẹ̀dẹ́kùn bóò ni ó ṣe mọ ogun ní because kò sí pé àwọn èèyàn kò sí ní new way out naam wàkọ́lá àkọ́ wọ́n ni àkọ́ sọ báyìí pé yajibu alayhi al-qada'u ma al-kaffara wọ́n ni qada'u àti kaffara ń bẹ fún ọ wa huwa qawlu al-Hasan al-Basri wa Ibn Shihab ni ọ̀rọ̀ al-Hasan àti Ibn Shihab az-Zuhri Malik imam Malik náà wí Ibn Mubarak náà wí Abu Thawri wí إسحاق بن راهويا بن راهويه ووي وهجتهم أنه إذا باشر أما وهجتهم وأن تبا باشر تبا باوبر سيري أو جامع دون الفرج أبوم باوبر سي جماع أما كيكين سوjú ara bóyá ọ̀nà pọ̀ tẹ́yàn so ìyẹn kò dẹ̀ sí kìí ṣe jìmá títí wá kìí so ìyẹn lè máa ṣe kan fọ́bìnrin bò míì tí ó fẹ́ mọ̀ rí bí pé but inzal ṣe àṣẹlẹ̀ fa anzala faqad hasala al-ma'na al-maqsud wọ́n ni so tó bá lè ṣe bẹ́ẹ̀ in táwọn lò lẹ́rí no ìṣíájì gẹ́gẹ́ bí wọ́n lè rí ẹ̀rí because tẹ́bàrí tó bá ń ṣegún kọbáì tó bá ń ṣe báyìí tí nǹkan bá jáde láàrin faqad hasala al-ma'na al-maqsud min end point àwọn wo end kí ni end yẹ end tí ó sí ọ táyà rí fò abalẹ̀ bí ó ṣe sí ọ níbi ilé táyà rí fi balẹ̀ pé yáò lọ wábì kan ọrọ́ sí gẹ́bí ẹ̀ yóò ìsọ ilé náà end yẹn làwọn wo tí wọ́n pé ibo ni méjèèjì ọjà sí gẹ́ náà fi ní gbá sí pé kankan ni tó ti pé ọ̀rọ̀ yẹn fi hì bọ̀d lè anel inzal wọ́n ni because inzalo aqsa ma yutlabu min al-kibar wọ́n ní ogógó ń ta fẹ́ gbà níbi ìgbádùn obìnrin inzal ń gẹ́gẹ́lá fẹ́ gbà náà wa huwa min jinsil jima' atam fi ifsadi sawm ẹ́dẹ̀ rí pé wà nínú ìrìn jima tó pé níbi kí yóò báwẹ̀ jẹ́ faqad wajabat fihi al-kaffara àwẹ̀ jima'u sì ní òun mọ́ gbà kàfàrọ̀ eléṣì ní jíǹsù kanáà ni so àwọn ti alhakọ̀ pé Jésù kankan náà because nǹkan kan la fẹ́ gbà méjì bí pé tí nǹkan ta fẹ́ gbà yẹn ta bá ti rí ó ti tánu ojú ó wálẹ̀ a sì pé ìgbà tó ti lè jẹ́ kankan níbi ipé gọ́ọ̀yà rẹ̀ kankan náà ni ó a sì pé kankan ni ó jẹ́ níbi bíba àwẹ̀ rahimahullah la dalila ala al-ibtal bi dhalik sheikh alwani be kò sí ẹ̀rí ló pé yó bàjẹ́ pẹ̀lú nǹkan tẹ́ sọ yìí wa ilhaquhu bil jima' wa yu zahir kiyan alhaqu kiyan go birin sere kiyan wá ní pé bi jima' ni ko ko ko kiyan tó wà zahir aju sawon furuku nbe kiyan tó wà zahir kiyan tó yo wà zahir ó dá ẹ̀yàn tó bá wo wo kí tó kọ́ ṣe kàlàmà jẹ́ fọ́wájú mi sẹ́lẹ̀ fi gbé hadith náà lẹ́ẹ̀kùn ṣe wájú ẹjì ti clear bí so káfẹ́ ṣe rí in tó ṣẹlẹ̀ ní pé tàbá rí bí mú mọ́ jìmá ipé jìmá náà ni ó ti tán yóò mú yóò hókùn rẹ̀ ni but ah, nítorí pé a

èyí jọ derive ìgbádùn níbi kíni yóò níbi méjèèjì ni àmọ́ ìgbádùn kan wà aglave jù kéjì lọ ó lè jùra wọn lọ kìí ṣe kankan ó yé báyìí àbí alẹ́lùmí mú bá ṣàkọ̀tẹ́ sọ yìí kódà látàwọ̀dá alẹ́ ìlú yóò mọ́ sí kankan tí ni ó kàn wá fọ́ kan nǹkan sẹ́nu ẹ ti pé kí níyàn kò ń ṣe tó wà stable tó wà balance tó sì pé o nílé fún ní hókùn bẹ́wọ̀ jì máa jẹ tó bá lè wọlé kàfàrọ̀ bẹ̀rẹ̀ jẹ kò sẹ́jọ́ ẹ anzala lamusil ẹ ẹ kò sẹ́jọ́ tó kàmà mẹ́ ó ti wọlé intaha kalamu ó lọ bẹ̀rẹ̀ ó mọ̀ sọ́káwẹ̀ parí pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ istighfar tó ní agbára ó wà mọ́dódì àwọn lẹ́vù kàfàrọ̀ ah, tó bá lè ṣe lè ó bọ́ sí kejì tó bá sí lè ó bọ́ sí kejì ẹlẹ́kẹta bàbá wọn sọ báyìí Sheikh Albani walidhalika qala San'ani ìdíni tí mẹ́mù San'ani fi sọ pé wala kaffarata illa ala man jama'a kò sí kàfàrọ̀ àfẹ́ni tó bá ṣe jìmáà tó bá jama'a obìnrin wa ilhaquhu ghayru al-mujami'i bihi ba'id kala afẹ́lẹ̀ afẹ́lẹ̀ ma èyàn tí ò jama'a tó nǹkan òun lámásà àbúláábà

وهو مذهب ابن حزم اون غنغن مذهب ابن حزم فضل المحلى قول المحلى يرمه ومما ير مما يرشدك الى ان قياس الاستمناء على الجماع قياس مع الفارق nínú jẹ́ kó mọ̀ pé kíyàn fẹ́ kọ́sà jìmá lórí ìbóbìnrin sí pé kíyàn fẹ́ kọ́sà ìsúnmóbìnrin gẹ̀gẹ̀ kíyàn wọlé tọ̀ obìnrin ní wọlé tọ̀ tàti mọ̀ àti kó kà fọwọ́ kàn àbó fara pẹ́ àbíbẹ̀bẹ̀ lọ tó fi mọ̀ pé kò ìfẹ́ máa fi nǹkan méjì tí ó jọra wọn wéra wọn ni ìfẹ́ máa fi nǹkan méjì tí ó jọra wọn ṣe kí ni fi wéra wọn ni o ni pé anna ba'da alladhina qalu bihi fil iftar ó rí fáwọn míì táwọn lam yaqulu bi fil kafara wọ́n wá sọ pé ó wà ṣe kàfàrọ̀

because nǹkan funfun ni jínsì nǹkan pupa náà ni ibi tó ti pé ìyà tó mọ̀ wọn tẹ́kẹ́ ẹ̀tọ́ ọ̀bẹ̀ká nípa nǹkan funfun tàkí bí òjì nǹkan funfun ààrẹ rí ò ní bàjẹ́ àmá kìníkà àbí tó bá ti kó sílé mi àti pé méjì yóò jọra wọn ni ẹ but àwọn pé méjì yìí jọra wọn tamaman yálà òjì nǹkan funfun ni Abo òjì nǹkan pupa ni àbó òjì nǹkan green ni gbogbo tó bá ti jẹ́ ń bẹ́ẹ̀ wọ́n jí ṣe kàlọ́nà wọ́n bí ní pé wọ́n ìtọ́ ikú bíyá níbi ọ̀rọ̀ jìmá wà ní ti àbọ̀rọ̀ mubashara kí ló tó ṣe pé àwọn sọ pé àwọn afọ́kà wọ́n sọ wípé ẹn tó bá bóbì ní ṣeré àwọ̀ rẹ̀ ó bàjẹ́ àmọ́ kò ní ní kàfàrọ̀ á sí pé àwọn gbọ́ wà pé jìmá náà because tó bá jẹ́ jìmá rò ní automatically kàfàrọ̀ ti wọlé tọ̀ now wọ́n ni fàkọ́ọ̀lú àwọn tán sọ páwọn ò lè sọ pàárá àwẹ̀ rẹ̀ bàjẹ́ ni kò ní sàkàfàrọ̀ kí ni ìdíjá fi ń sọ bẹ́ẹ̀ àwọn tán láwọn ara àlìlẹ̀ mara tán ẹ báhùn àwẹ̀ rẹ̀ ó bàjẹ́ lóòótọ́ àmọ́ kò ní ṣe kí ni o ẹmọ̀ ní táwọn sọ ni wọ́n ni lè anal jima aglazu wal aslu adamul kafaro àjíníkà ká má parọ́ jima òun le gan òun wà aglazu jípa kàfà ọkùnrin lọ́wọ́ wal aslu adamul kàfàrọ̀ ìpìlẹ̀ sí ní pé kò títí kàfàrọ̀ àfi tó bá ṣe nǹkan tí ó mú kàfàrọ̀ wọ́n ní ẹlọ́wọ́nú al-muhadhab pẹ̀lú ṣẹ́rù náwáwí ṣẹ́rù ètì náwáwí fakadhalika naqulu nahnu al-aslu adamul iftar bàbá ní pé ṣe bẹ́ẹ̀ sọ ẹni al-aslu ni adamul kàfàrọ̀ àbí aslu lọ́dọ̀ tó wánà ni adamul iftar wal jima' aglazu min al-istimna fala yuqasu alayhi jìmọ́wù sí léjú ìsìmnáwù lọ so ó lè ṣe kìyásù rẹ̀ so àkọ́wọ̀n gbà ipé rárá sẹ́ àlọ́tọ̀ọ̀tọ̀ ní méjèèjì tàbí kálù àdídì kullu shay'in illa al-jima' gbogbo nǹkan ní ma ń ṣe àyàfi kí ni but ẹjọ́ lísìn agbùdọ̀ fúra sí àlámọ̀rí méjì kan níbi ọ̀rọ̀ tásọ yìí al'awwal àkọ́kọ́ anna kaunal inzal bi ghayri jima'a la yufattir shay'un di fati pé kíyàn ma súnwó bìnrin láì ṣe jima'a kì ń bá wẹ̀ jẹ́ lóòtọ́ mas'ala kanu shay'un wa mubasharatu sa'im shay'un akhar kí aláwẹ̀ wa ṣe nǹkan mìíràn ذلك أننا لا ننصح الصائم bàbá ní pé because nítorí ilé nǹkan àìkí ń ṣe nàṣíyà fún èyí tí ma ń gbà lọ́wọ́ pé ìtọ̀ ọ̀yá fàtíwà ti déwò fàtíwà ti déwò ó yáwó yáwó ẹlọ́mọ ara wàbí kọ́ sọ ìdàkánà kọ̀wí yẹ specifically tó bá jẹ́ pé kọ̀wí ṣàwà ni a ní bá ṣe rọ̀ ọ̀hùwà sọ̀rọ̀ ìm ààkí ń sọ bí khashiyata an yaqa fil mahdhur aljimaa ẹ̀rù ń gbà wá kó mọ́ lọ kọ́ sí jìmá because èyàn tó wá kí bí a ṣe wá jẹ́ kọlu ìṣáwà tó bá súnmọ́ the next ni pé kò ní fẹ́ gbà mọ́ àbí tó wá kàdà sí jìmá yẹn kò ní fẹ́ gbà mọ́ àbí tó wá ṣe kí ni tó wá tó ṣe anzala kò ní gbà mọ́ kẹ́kẹ́ bí ti anzala àkọ́kọ́ bìtọ̀ríkì ipò mubashara nìkan ìsìn bá yóò kò á nígbà tó bá yẹjú gbogbo aládìlẹ̀ àwọn pẹ̀lú ara wo àti ń sọ fún èyí tó bá jẹ́ kọ̀wí yú àṣàwà tí ṣàwà rẹ̀ lè gan sí ilé ọlọ́ọ̀bá náà ibi tó jòkó sí tó ń fa kòránì sí rí tó ń ṣe àtìkáàrù tó ń kàtíkà tó ń ṣe kíní ìbẹ̀ ló ti máa rántí pàtó àjòkó tí obìnrin nílé látàrọ̀ dálẹ́ náà nígbà wo ni nǹkan onífẹ́ máa ṣe ọ́ rádìgbà ọ̀lá iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni iṣẹ́ èṣù ni kíní wọ́n náà máa jòkó tí èṣù ẹ́ wọ́n ti dẹ̀ṣù gamẹ́lẹ̀ ìwọ́gán ló wọ́n lọ́ fábalẹ̀ wọ́n ló rí sí tọ́nà àti ẹ̀ tẹ́lù nǹkan kò bá sákùnlé wọlé ọkùn sákùnlé jù because o ma hálù rẹ o ma problem rẹ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ so bàbá ní pé márùn bí a ah, bàbá ti ní pé ẹ̀yẹ lọ ma ṣe tó wùyí o rárá o yí tẹ́wọ́n kan sọ ah, ní pé tẹ́ǹkì bí ìrìnàṣíkà ọ̀tọ̀ ní pé a pẹ̀lú ọ̀ tàbáníkáwọ̀ ọ̀rọ̀ mímọ̀ ọ̀ kì ní yè kì ń ṣe kì ń ṣe haram àbíkẹ̀ ṣe báyìí àmọ́ ọmọ sọ pé èyí tó dájú ní pé in táwọn àfáà kejì ẹ́ sọ ní kó ṣe

ó sì lálàáfíà ó sì kíni ó lálàáfíà ó yẹ báyìí àbí àmọ́ tó wá ń kí bí a ó lè kóra dúó mọ̀bá kódà kùtẹ̀sí tó kàwà tí wà wọ́lùm ní láìpẹ̀ tí ẹ báyìí náà <coughs> wọ́n ni wàhádà sádà lè zẹ̀ríyà lè zẹ̀ríyà al-mustafadati min adid min shari'a eléṣì ní owó mọ́n kí ní sádù zẹ̀ríyà sádù àzẹ̀ríyà o ní pé kí ẹ dí ọ́nà abú tí ìbá rípá ah, wàhálà lè wá láti bí kí ẹ wá dí ọ́nà rẹ̀ kí wá ṣe kí ní o kí ẹ dí ọ́nà rẹ̀ ilẹ́rin tàti mú nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ayat nínú ẹni sallallahu alaihi wasallam an yaqa fi ẹni tí bá ń rìn létí ìwọ tó ń rí létí bèbí obìnrin tó ń ṣe kí ní ó padà kó sínú jìmánà ní ó padà a máa wá àwẹ̀ ṣàárẹ̀ ní mutatabi'i kàkàkiri so kò dẹ̀ yìí àwẹ̀ ṣàárùn mutatabi'i galo lòun lálà sí lòun láàgùn sí kánú tó lẹ́yìn ilé ó tó àgbà ṣàárẹ̀ ní mutatabi'i wọ́n dẹ̀ gbíò yìí lákùn ya má sọmọ tí imọ̀ kú báyàn أشارت إلى ذلك بقولها حين روت مباشرة النبي صلى الله عليه وسلم وهو صائم وأيكم أم يملك إربا ẹgbẹ́ yàwó Aisha ti wọ́n ti tọ́ka sí ọ̀rọ̀ yìí nígbàtà ń sọ pé èwo ni ló wá sí kí ni o ló wá lágbára láti kóra dúó wọ́n ti tọ́ka sí pé ìgbọ́ tó bá ságbára láti kóra dúó o má ṣe bẹ́ wọ́n ni ẹlọ́run tamamul minna ti Sheikh Al-Albani rahimahullah wọ́n ni wà rọ́jẹ́ أن من تعمد إخراج المني بشهوة قاصدا متعمدا wọ́n lẹ́ni tó bá mọ̀mọ̀ wá yọ àkọjáde pé a ní yọ kì ní iṣẹ́ ó mọ̀mọ̀ ní fàkọ̀dì fásádà sọ́wọ́ àwọ́ rẹ̀ ti bàjẹ́ ilé tó ti ó ti yàtọ̀ sí mọ́sí alátàṣọ tẹ́lẹ̀ ilé ìmọ̀mọ̀ nìka alẹ́ nìṣẹ́

al-mughadhdhiya bihi ó ní pé àwọn àfáà mi wọ́n lẹ àwọn nǹkan tó ṣe kọ́ mọ́ ń fún ara ní okun àtagbára wọ́n lẹ mọ́ kí ẹmọ jẹun gẹ́gẹ́ bí kí ẹmọ gba drip tó bá gba drip ẹgbẹ́ tó bá lọ sọ́sùn tí ìbá lè jẹun wọ́n fún ní sí wọ́n fún so wọ́n lẹ mọ́ pé bígbà tí ẹ̀bá ń ṣe ma annaha ay al-ibra la tushbihu at-ta'am min jihati at-tadawwuq tó nti pé oúnjẹ ò dà gẹ́gẹ́ bí eh omi ṣe drip ó dà gẹ́gẹ́ bí oúnjẹ ṣé ó ń gbádùn ya bí wọ́n ṣe báyìí ah drip yìí dùn o ṣé ṣé drip mo ndo dùn so kò kò dà gẹ́gẹ́ bí be ni bi ní bí يويو وشاوة الأكل ولكن النتيجة واحدة وهي ذعاب الدم الصمع أو عفوا الدم والجوع ذهاب الظمأ والجوع oni pe oúnjẹ ó lọ oúnjẹ ẹ̀kí náà ń pè ebi ó sì lọ فكذلك يلحق بالجماع inzalu shawa mutaamida iwu bẹ́ẹ̀ náà ali alhaqo jima'a ma inzalu shawa mutaamida ai níbi kọ̀dọ̀wù ne wa in kanat la tumathilu min kulli wajhin wani kúkú bá mọ́jọ ní gbogbo ojú kọ́nà wa lidhalika qasal ulama al-istimna ala al-jima'a láwọn fáàmì sọ pé kìyásù istimna ó dàgẹ́ bí ja'aluhu mufsidan lis-sawm amúgbà tó ṣe pé inzal kò jọ mọ́mọ̀ ní gbogbo jùbọ́nà wọ́n ni yóò báwẹ̀ jẹ́ dúnà tartibi kafaratin alì abúkù ní sí kafaru kama fil mujami' ya bá su àníbí ìtí máa ṣe jima wà lè yíò mọ̀lù hadith aisha radiyallahu anha kullu shay orílẹ̀ lágbà hadith ya aisha kullu shay yìí yubahu li rajuli min zawjatihi ala wọ́n ni pé ó tọ́ fọ́kùnrin láti súnmọ́bìnrin nínú àwẹ̀ láti bá ṣeré pẹ̀lú mọ́jẹ̀mú pé kó má lìdì sí ìzàlù mani wallahu a'lam àwọn tó bá mọ̀mọ̀ ó sì mọ̀ pé yóò lìdì sí ó sì mọ̀mọ̀ lọ súnmọ́yàwó rẹ̀ ó wá lìdì sí wọn ni yóò san àwẹ̀ ọjọ́ yẹn àmọ́ kò sí kàfà gbogbo ó kọ́kọ́ kẹ́ kò sí kàfà rọ̀ because ò lè fi min kulli wajh ẹlẹ́kejì ni ọ̀rọ̀ yàwá ìṣàrọ̀ bí àbánà pé wọ́wọ́ àmúlákùnrin ìrìbì ìṣàrọ̀ tí ìlàdàdì ọ̀rọ̀ yáwá Aisha ló ń tọ́ka sí bẹ́ bá sí lè gbọ́ wọn ọ̀rọ̀ yẹ́ ni Ànábì ló ní agbára jù lórí ẹ̀mí ara rẹ̀ ló tó kama dhakara Sheikh Al-Abbad fihi isharatun ila anna al-insan alladhi la yamliku irbahu wọ́n tọ́ka lórí pé èyí tí ó lágbára ti dira rẹ̀ mú wa huwa alladhi yahsul minhu inzal bi sababi at-takbir aw al anyway sha e ko se ni ambi Allah subhanahu wa ta'ala kó fún ani àgbóyé ẹsẹ̀ rẹ̀ so ibi ni ati ti jókòó ní insha Allah hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam subhanak allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh